الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته <clears throat> نعم أدب فهم الله سبحانه وتعالى تشواني مسلمي أنبي الله سبحانه وتعالى كقالوا لي إسلامنا ودقباني أوه so wọ́n bèèrè lọ́wọ́ ìkan nínú àwọn olùmẹ̀ẹ̀sìn Sheikh Abdulaziz bin Abdullah bin Baz rahimahullahu ta'ala wọ́n ní ìbéèrè yẹ wá láti ọ̀dọ̀ oníbèèrè kan ní Libya wọ́n bèèrè pé samahata Sheikh ma hiya aqsamu tawhid wa hal la budda lil insan an yata'arraf 'alayha àwọn ọ̀nà wo ni ìtànkì ní tawhid ló pín sí

àgbọ̀dọ̀ wá gbé fún ẹlòmí tí yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala àbí ká máa pín láàrin ọlọ́ọba àti ẹlòmí tí yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala so tabawonu Qur'an dada àti nínú àwọn ahadi awa rí pé iṣẹ́ ọlọ́ọba lọ́kan ṣoṣo yí o ọ̀nà mẹ́ta náà ni a ni aqsamu tawhid thalatha iṣẹ́ ọlọ́ọba lọ́kan ṣoṣo mẹ́ta ni tawhidul ilahiyya wa tawhidul rububiyya wa Ọlọ́run ọba ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ẹlẹ́ẹ̀kejì ni pé Ọlọ́run ọba ló ń darí gbogbo nǹkan ẹlẹ́ẹ̀kẹta ni ká ṣe Ọlọ́run ọba lọ́kan ṣoṣo níbi àwọn orúkọ àti àwọn ìròyìn rẹ̀ ṣẹ́rí alákọ̀ọ́kọ́ yẹ tàbí ní tàwíhídò rububiyya eléyìn tí ẹnkọ́ kò fẹ́ sí wà láàbíbẹ̀ láàrin because eléyìn kọ́ ó jẹ́ tàwíhíd tó bá fi tọ́rọ̀yàn mú tó bá ìdá bọ́lọ̀ ṣe dáwà mú bí kódà tẹ bá bèèrè lọ́wọ́ kékeré wípé ta ló dáwọ́ in tí ó sọ náà ni pé Allah subhanahu wa tí tí ní pé kí ni tawhid rububiyya yìí bí kó ti wà instilled by default ó wà nínú ara gbogbo wa kódà ọmọ tẹ́ẹ̀ṣẹ̀ bí lè ní ìbẹ̀lára rẹ̀ tó láàfáàmì fi máa ń pè ní tawhidun fitoriyyatun tawhidun fitoriyya tawhid tó ti tó bá fitọ́rọ̀ tàbá ní ta ló dáwà ta ló ń darí gbogbo ayé a ní Allah ni so ló jẹ́ wípé àwọn ẹlẹ́bọ tí àwọn ànábì ọlọ́bá ń bá jà ká mọ̀mọ̀ píkíọ̀ wípé in táwọn ànábì ń sọ fún wọn wípé ẹ má bìlífì pọ́ sáà yìí ló dáyìn rárá àwọn kò kọ́kọ́ bìlífì bẹ́ẹ̀ ní pílẹ̀ náà ibi tí wàhálà ti ń ṣẹlẹ̀ ní wípé ẹ̀ bá ti máa pè ẹ̀hẹ́ so tawhidul uluhiyya yẹn wá ní pé gbogbo tí bá ti ń jẹ́ ìjọsìn yẹn ká kú fún ọlọ́ọ̀bá nìkan tawhidul asma wa sifat òun ni pé ká má kí ọlọ́ọ̀bá lókọ tí kèkè ń ṣe tí ẹ̀ ká gbà ìpé ọlọ́ọ̀bá ní àwọn orúkọ àwọn orúkọ tó dáni ọlọ́ọ̀bá ní àwọn ìròyìn àwọn ìròyìn tó pé ni èyàn kí ń fún ọlọ́ọ̀bá lókọ fúnra níròyìn fúnra yẹn èyàn kí ń kí ọlọ́ọ̀bá ní ọba lágbádá náà because o rò pé àwọn christian ń pé rẹ̀ láwùjọ púpọ̀ náà àwọn o yìí ó ń wa látọ̀dọ̀ awon christian ẹ̀pá àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn lórí ni awon ni awon mùsùlùmí to pọ̀ lé ní náà àwa náà fẹ́ máa ṣe ẹ̀sìn àmọ́ a fẹ́ nímọ̀ nipa esin yẹn a fẹ́ máa ṣe lórí àìmọ̀kan pé ọlọ́ọ̀bá ọba létílu kára bí ajere àbí ọlọ́ọ̀bá òkómi ẹran dà sílé su òkómi ẹ̀sìn dà sílé kíníkan gbogbo ka kíní ìròyìn yìí wàláì ó jẹ́ tí yíò gbọdọ̀ mọ́ fún ròyìn ọlọ́ọba subhanahu wa ta'ala àti bẹ́ẹ̀bẹ́ lọ báyìí so wa idha arafaha al-mu'min bàbá wá ní pé tíyàn bá ti mọ àwọn tàwíhìdì ìpín mẹ́ta yìí walau ma arafa al-aqsam kódà ò bá mọ́mọ̀ kí bó ṣe pín ní kèye ṣe ìkàtí ó bèèrè lọ́rẹ̀ nínú sàárè ní pé ó yá list àwọn ọ̀nà mẹ́ta hmm, wọ́n ni idha kana qad wa amana bi anna Allaha tó bá ti ṣe ọlọ́ọ̀bá lọ́kan ṣoṣo níbi ìjọsìn ó dẹ̀ ní ìgbàgbọ́ wípé Allah náà ni rọ́bù rẹ wa ìláhàhù òun ni ìláhù rẹ wa ma'budahul haqq òun ni èyẹ tó ní ẹ̀tọ́ sí ìjọsìn lódodo tó dẹ̀ ń jọsìn fún wa annahu zul asma'il husna wa sifatil ọlọ́run ọba ò ní aláfijọ́ kò dẹ̀ ní aláfiwé káfà eléyìí gan ti tó fún ọ ìwọ́sá àti mele o dẹ̀ fi ń lólé ayé rẹ báyẹn o dẹ̀ ṣe ẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá rárá àmúwáhìdù ni ó tawhid walau lam yarifil aksam kódà ò bá má lè sọ pé bó ṣe pín ní bó ṣe pín ní bó ṣe pín ní àmọ́ ń bẹ nínú ọkàn rẹ ó dẹ̀ ń lò ẹ̀hẹ́ àmúwọ̀ tó tí ẹ̀lẹ́ dásàlàyé amúsàmà nínú ọkàn rẹ bẹ́ wà láyò ní problem wọ́n ma bá ti ele dasalaye amusama ninu okan re wa layo ni problem won ma ba ti ere bayii so wani lakin idha arafaha yakunu min mínà ilmi at-tayyib àmọ́ tó bá mọ bó ṣe pín tó lè ṣàlàyé rẹ̀ lẹ́kùn rẹ̀ fún bí anna Allah huwal khallaqur razzaq alákọ̀ọ́kọ́ tá ń pè ní tawhidu rububiyya yẹn òun ni èyí tí àwọn ẹlẹ́bọ náà fi ń rẹ̀lẹ̀ ní tàìmà nabi sallallahu alaihi wasallam ó ní kí ẹrú kó ní ìgbàgbọ́ wípé ọlọ́ọ̀ba òun lọba tó dá wa òun lọba tó ń ṣe arziki fún wa wa samaa وخلق الجن وخلق بني آدم وخلق كل شيء كما قال سبحانه ó ní ìgbàgbọ́ wípé ọlọ́ọba òun lọba tó dá gbogbo wa tó dẹ̀ níma ó ló dá ilẹ̀ ó dá sánmà ó dá lìjẹ̀nú ó déyàn ó dá gbogbo nǹkan gẹ́gẹ́ bí ọlọ́ọba ti sọ nínú sókọ́tọ̀ bukhari aya 16 ọlọ́ọba ni allahu khaliqu kulli shay'in tawhidu rububiyya ló ti fẹ́ rinlẹ̀ yẹn ọlọ́ọba ló dá gbogbo nǹkan tẹ́yẹnyẹn kó wá gbá ipé lóòtọ́ ọlọ́ọ̀bá ló dá àmẹ́lòmí náà wàláhì ẹbọ tó lágbára ní níbi rububiyya tí àwọn ẹlẹ́bọ anẹ́gùn kú sí qad aqarra bi hadha al àwọn mushrikun àwọn ẹlẹ́bọ náà bí live léyìí o ní kí níbi tawhid to a larger extent àwọn náà pass Abu Jahl mọ́ sọ fánàbí pé rárá òsàyí ló dá sánmà àtìlẹ̀ mú hmm, kò sọ bẹ́ Abu Jahl náà bí so ìwọ tó bá ń wò pé ah, ṣe gbogbo àkọ́lọ̀ ló dáwà gbígbà tó gbà iná Abu Tọ́lìbù náà gbàbẹ̀ Abu Láhàbù gbàbẹ̀ Fìráún náà gbàbẹ̀ àwọn ẹlẹ́bọ̀tán ti wá lánàá gbàbẹ̀ ìyí ò tí ìsọ̀rẹ̀ di mùsùlùmí because ilé nǹkan general tawhid tó ṣe kí gbogbo agbà ní bọ̀ ń ṣe ní láàánú pé àwọn olùmí ìgbà tó ti ń so ọlọ́run sọ nínú suratu Zukhruf suratu 87

ta ló ń ṣe rízgì fún yín láti sánmà àti ilẹ̀ amma yamliku sam'a wal absar ta ló ní ìmọ̀ gbọ́ àti ìmọ̀ rí wa man yukhrijul hayya min al mayyit ta ni man yọ ẹ̀mí jáde láti inú òkú wa yukhrijul mayyita min al hayy ta ni yọ òkú jáde láti inú alààyè fasayakulunna Allah in tí wọ́n mọ̀ ní pé Allah Allah náà ni a jíyàn tó yẹ kan mọ̀ ní pé àwọn òsáwọn ni wọ́n ni láwọn òsáwọn ni because tawhid yẹn bẹ lérí gbogbo wa ya'ni ya'tarifuna bi anna rabbahum Allah huwa al-khallaq ar-razzaq al-muhyi wal-mumit alladhi yarzuquhum wa huwa alladhi yudabbiru al-umur wọ́n nígbàgbọ́ pé ọlọ́wọ́ bá lọba tó ń fún wọn ló ń ṣe ló ń yé wọn òun ló ń pa àwọn tẹ́ ń pa nínú wọn òun lọba tí ń ṣe rísìkì fún wọn òun ló ń darí gbogbo nǹkan ní èní báyìí kọ́ atún aláàlómí tábílì fi pé àwọn ènìyàn tó ní ìkápá lórí rísìkì èèyàn wàláhì àwọn ẹlẹ́bọ̀ àná wọn ò nígbàgbọ́ pé lágbájá ó lè gba rísìkì lọ́wọ́ àwọn because àwọn pé rùbùbíyà ni rùbùbíyà ni ọlọ́ọ̀bá ló ní ọlọ́ọ̀ ní darí rẹ̀ bàbá kan ò lè gba rísìkì lọ́wọ́ rẹ̀ ní ìsinbáyé aláhàn mùsùlùmí tán ní gbàgbọ́ wípé àwọ̀ ah, láì wọ́n ti gbá rízìkì rẹ̀ ni rízìkì wọn ni wọ́n gbà òkè ta ló lè gbà ta ló ní ta kapa lórí rẹ̀ tó bá bèèrè lọ́wọ́ Abu Lahab lánàá tó jẹ́ lẹ́bọ̀ ní tẹ́mà Nabi sallallahu alaihi wasallam tán gbógun ti ẹ̀sìn Ànábì gan pé sẹ́nìkan lè gbá rízìkì lọ́wọ́ ẹnìkan yóò ní rárá ọlọ́ọ̀bá ló wà ní chájì ẹ̀ iní nǹkan ó wà rí mùsùlùmí tí ó mọ̀ ní pé àwọn ẹnìkan ti gbá rízìkì àwọn ẹlẹ́bọ̀gbà tí Ọlọ́run bá ní alimohi wa limome e ní aláwọn tán bí lífi pé àwọn ẹnìkan wà tí wọ́n lè wọ́n pa owó tó wà pàṣàrí rẹ̀ bọ́ sí mọ́ ń sọ wọ̀lẹ́ wọn nìkan bàbá kan wà ilé wọn ni wọ́n wà wọn ò ní kò nílé o wallahi mo ti gbọ́ tí kan nínú àwọn tí wọ́n wa sufiya tó ń sọ wípé àwọn bàbá kan ń bẹnu lé báwa sí bàjẹ́ yóò sì bàjẹ́ níbi tàwà yìí náà fàádà ṣírkùn fi rububiyya because àwọn ilẹ̀ bọ́lá nẹ́gẹ́ ògbà pé àwọn ẹnìkan lè ṣe lè wọ́n gbà pọ́lọ̀ ọba nìkan ló lè ṣe ni kí ní ìgbà táwọn ilẹ̀ bọ̀bá kó sí ẹ̀rá mùsùlùmí lé ní nínú ẹni wípé kójò fẹ́ rọm àwọn ilẹ̀ bọ́ tànánà gbà wípé ọlọ́ọ̀bá ní rọ òjò because ó ti kó sínú at-tadbir ta ló ń darí gbogbo nǹkan wọ́n believe pọ́lọ́ọ̀bá ló rọ òjò wọ́n dẹ̀ believe pé ẹnìkan ò lè stop ọlọ́ọ̀bá láti mọ́rọ̀ èní ìtawọn ọmọ ń gbọ́ táwọn

wọ́n wá sọ pé ọlọ́ọ̀bá ò ní rọ òjò at the end of the day wọ́n tún padà wá win ọlọ́ọ̀bá ò tún ní rójò rọ tí wọ́n ní padà wá ṣe ah wọ́n ti ti òjò wọ́n ti wọ́ lọ ẹ sọ́ra fún ẹ jẹ́ ọlọ́ọ̀bá nípa àwọn táwọn ni pé Islam wọn láfin ta káìkì yẹn ìjẹ́ mùsùlùmí wa ká believe pé ká bá ti ẹ̀ṣẹ́ ṣe ṣe ká lè tó dẹ̀ léwúgán wallahi ó léwúgán naam sheik ibn baz wa tún tẹ̀síwájú pé hadha aqabbu bihi walakin lam yudkhiluhu fil islam àwọn ẹlẹ́bọ̀ náà gba gbogbo eléyìí àmọ́ kò sọ wọ́n di mùsùlùmí li'annahum lam ya'tu bit tawhid ath-thani wa huwa tawhidul ibada ìdí ájò ní ìbìbí fóté ní inṣáàlá tó bá tó di àwọn ìjókòó wa tó ń bọ̀ wá a tẹ̀síwájú lórí pé kí wá ní tàwíjì ẹlẹ́kejì yẹn adẹ́ṣàlàyé ń jẹ́ ní ìfọ́síwẹ́wẹ́ nípa bí ṣéèkì because àwọn kìíní ó mọ́ ń gbá kíyàn mọ̀ dénú ni kẹsẹ̀ pọ́ gbá kíyàn kan mọ́ lórí pé ẹwọ́n ni a mọ̀ sí lọ́wọ́ à ń sin mún àwọn kó máa di pé èyàn wà kírun kírun kírun kírun èyàn gbáwẹ̀ gbáwẹ̀ gbáwẹ̀ gbáwẹ̀ yóò padà wá di pé èyàn tó padà wá kú èyàn wà bọ́ lọ́wọ́ bá lọ́nà tí ibi ní ibi tí níyàn tí ní dùn an bí Allah subhanahu wa ta'ala kó bá wa sọ islam wa kó dẹ̀ pa lórí islam hada wa bihamdik wa ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته